الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أحمده وأجلله وأعظمه وأكبره وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع الخلق بل هي وصيته للأولين والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام إن الله سبحانه وتسامى أنزل الكتاب على رسوله صلى الله عليه وسلم ليكون دليلنا إلى الخيرات وجعل الله سبحانه وتعالى هذا الكتاب مهيمنا عليه وكان هذا الكتاب مهيمنا يقص علينا أخبار من قبلنا من الأمم مؤمنيهم وكافريهم مكذبيهم الرسل ومصدقيهم الله سبحانه وتعالى فعل هذا ليتعد من أراد الله سبحانه وتعالى به الخير والسعادة من عباده وكان ربنا سبحانه وتعالى إذا قص علينا قصة من قصص من كان قبلنا من الأمم الماضية ما قصها عبثا ولهوا وإنما قصها ليعتبر بها المؤمنون ويزدادوا بذلك إيمانا بالله سبحانه وتعالى قال الله تعالى طاسمين تلك آيات الكتاب المبين نتلو عليك بالنبأ موسى وفرعون بالحق لمن؟ لقوم يؤمنون ومن ذلك أن الله سبحانه وتعالى قص على رسوله قصة عظيمة جامعة لعبر متعددة وهذه القصة واقعة في سورة ياسي هي قصة رائعة جدا وهي قصة إيمانية وهي قصة إسلامية وهي قصة تفرق بين الحق والباطل بل بين الصدق والكذب ليبتعي عباد الله المؤمنون من تلكم القصة ولعل المنافقين والكافرين المكذبين رسل الله والمكذبين كتاب كتب الله سبحانه وتعالى يرجعوا ويعتبروا ويؤمنوا بالله سبحانه وتعالى قال الله سبحانه وتسامى بعد أعوذ بالله من الشيطان الرجيم واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون الآيات ọ̀pọ̀ ni fọ́lọ̀mọ̀ bá tó síwá ní musulmi a ń tọrọ alìpín ìkẹrọ àti gẹ̀rẹ̀ fán nábíwa sallallahu alaihi wasallam ẹn tọ́lọ̀mọ̀ bá láti bá máa jẹ́ kẹ fún gbogbo wa alọ́bà ní mú ń fi àsìkò náà létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala

kútúbá yìí ó ń dáwà padà sí ìpìlẹ̀ wa ìpìlẹ̀ wa ó náà ni àtàmásùkù bilkitabi wa sunna nastanir min huma nastanir min huma in dáwà padà sí alkùrán àti súnnà nábi sallallahu alaihi wasallam tó jẹ́ wípé ẹnìkan ò lè gbọ́ Kùránì yé pẹ̀lú kórí súnnà bó bẹ́ẹ̀ nìkan ò sì lè gbọ́ súnnà yé pẹ̀lú kó pé Kùránì bó ara àtẹ̀mí ìnà méjèèjì méjèèjì náà ni wó sì sẹ́pọ̀ kí n kó tó máa jí aláyé Allah subhanahu wa ta'ala ó ṣe wá láàánú pípọ̀ ṣùgbọ́n ṣe a lò àánú yẹ bọ́lọ̀n sì ṣe wá láàánú náà tó jama'a ta bá ń pàdà sínú al-Qur'an àwọn èèmà tí bá ń ṣe wá bẹ̀ yóò jì a máa ma ipò láwà níwájú Allah subhanahu wa ta'ala bóò sì ni a ṣe ń bá lò bákanáà in ta fẹ́ sọ yìí kò sí ẹni kan tọ́ yọ́lẹ̀ ọ̀rọ̀ yìí gbogbo tí a sàfi sọ́nù súrọ́tù yàásì kò ju ojú ewé kan kápẹ̀ lójú ewé kan àtààbọ̀ kọ̀fẹ́ tó àtààbọ̀ tán ó tún dín díẹ̀ ní àtààbọ̀ yẹn bọ́lọ̀ ń ṣe wá sọ̀rọ̀ ju ewé kan àtààbọ̀ yìí gbogbo tó ń kàlùkù wá wà ń bẹ kọ̀ wá ìjọba ọlọ́nkó gbogbo ẹni tí ṣiṣẹ́ fún ọlọ́nkó onú ń ẹni ó mòfin nù ọlọ́nkó onú ń bẹ ẹni tí ó mòfin ọlọ́nkó obin ọlọ́nkó

alọ́sọ̀tọ́rọ̀ wọn wo ìbànújẹ́ yìí ọwọ́ afẹ́ gbé kú lára nẹ́bì yọ́ wà sọ di ẹ̀kọ́ fún gbogbo ayé Allah subhanahu wa ta'ala ní ìrìn annabi sallallahu alaihi wasallam wadrib lahum lámúnátàrà àwọn kọ́ ni alákọ̀ọ́kọ́ ẹni tí ó rí báyìí annabi jú wọ́n ń wé ìntàfẹ́ máa sọ fún ẹ̀ ìlú kan náà ti rí bí ìlú rẹ̀ ìlú wà máa gbé sí ẹ̀gbẹ́ ara wọn kó o lè fi rẹ̀ lọ́kànbalẹ̀ kó o lè mọ̀ pé àwà lẹ́yìn rẹ̀ àwà lóní ìlú kan ni àwọn ará abẹ̀ kí ni tó ṣẹlẹ̀ sí wọn ìlú yìí kí ni tó gbẹ̀yìn rẹ̀ kí sí làwọn ọlọ́wọ́ bá fi bá wọn lò kọ́ máa jẹ́kọ̀ fún wà nàbí kọ́ máa jẹ́kọ̀ fún gbogbo mùsùlùmí pátá kọ́ wá máa jẹ́kọ̀ fún gbogbo àwọn aráàlú ìlú ìkìláàfún bẹ̀rọ̀dọ̀ àwọn onímọ̀ lérí rẹ̀ ṣùgbọ́n àwọn tó pọ̀ jù nínú àwọn àfá kápẹ́wọ̀n 1995 wọ́n ní àntọ̀kíyà ní àmì pẹ̀lú ó jí ọ̀kan nínú ìlú ńlá mẹ́rin tó jẹ́ pé wọ́n gba nábì Ìsá tapapata alayhi salatu wassalam annabi wa Ìsá alayhi salatu wassalam musulmi ẹkù ilé o kò síbi wọ́n ti dákọ̀ àbí ìsàwọn ọmọ ọmọ ìgbìsọ́sì àti káwò tó máa tọrọ oore fún lọ́dọ̀ náà ẹ̀yẹ jẹ́ wọ́n dákọ̀ ànẹ́bì àwọn òjòrúmú ẹlápọ̀dá ní túlù ṣe ẹ̀yìn ilé ìrìn ọlọ́ni ànẹ́bì sọ̀rọ̀ ìlú ìtọ̀kíyà ìtọ̀ àwọn ni bàtọ̀ bàtọ́ríkà bó sì wà alẹ́kù ní bàtọ́ríkọ̀ kí ló ń pè ní bàtọ́ríkọ̀ ìpìlẹ̀ rẹ̀ èdè yóò náà ní nǹkan ní àpapọ̀ al-ab ar bí ìgbà tí a ní bàbá bàbá gbóná yìí kìí sí àwọn kìrìsìtẹ́nì àkọ́kọ́ ní ẹni ọba jẹ́ bàbá lóòtà àwọn màjúsí àti ẹmbọ̀ná wọ́n máa ń pè ní bàtọ́ríkọ̀ àwọn bàtọ́ríkà bẹ́ẹ̀kìkọ́ bẹ́ẹ̀nàní bẹ́ẹ̀kìkà bẹ́ẹ̀nàní bákan náà àwọn yẹ̀wùd àánú àmà ń ṣùgbọ́n àwọn tí wọ́n wá gbà á kan rí jù aláwọn kìrìsìtẹ́nì wọ́n wá mú ààyè fún ní ìlú mẹ́rin tó jẹ́ pé àwọn ìlú mẹ́rẹ̀ẹ̀rin yẹn wọ́n gbà ń tọ́lọ ń fún àdínẹ́bì ìsá wọ́n gbà tààrà àkọ́kọ́ oníkúdùs tó jẹ́ ìlú àdínẹ́bì Isa dada alayhi salatu wassalam ìkejì Iskandariya ìkẹta Antiokiya tan sọ̀rọ̀ rẹ̀ ìkẹrin Rumiya ala kulli hal ìlú yìí wọ́n tẹ̀dó lẹ́yìn ọba kẹta tí ń pè ní Iskandar ọjọ́ ọba kẹta sí ẹjẹ́ ń pè ní ìntọ́ìkìsì ìntọ́ìkìsì òun lẹni tó wá dá ní ìsìnkìlẹ̀ jẹ́ ń pè ní àntọ̀kíyà ó kọ bàbá rẹ̀ ìntọ́ìkìsì kọjá pé gbogbo òdùnà lọ́bà wọn mùsùlùmí lọ́jọ́ tí Abu Ubaida Amir ibn Jarrah fọ́nà sí ìlú Islam látọwọ́ rẹ̀ ìlú ìsìnrẹ̀ ọjára àwọn àlúkà lẹ́nì ìsìn ìrìn ìrìn ṣùgbọ́n bàtà àrùn òjíṣẹ́ ọlọ́dà jẹmọ́ tí a bá ti àpàtí àlùkọ̀ọ́lá àpàtí súnmọ̀ sàtọ́lá yín lẹ́rìn kẹ́ ilé pa lẹ́rìn kẹ́ ilé babọwọ́ kẹ́ ilé bá jẹun papọ̀ nígbàtà bá lọ rán lẹ́ka sí lókùsẹ́ torí rẹ̀ nìkan ju gbogbo ìbàjẹ́ yìí lọ ẹ̀rọ màbàyí kẹ́ ilé súnmọ́ kódà ká bá fẹ́ ní màlàíkà gan wà lẹ́wùjẹ́ àìnáwò màlàkan kákún màlàíkà gan láàrán wa lájẹ́ àìnáwò rọ́dùlà bí bá kí ń sọ̀kalẹ̀ ti tá a bá tó wá ṣe bẹ́ẹ̀ náà wọ́n yà bá sínú àlẹ́mà yìí bá rí wípé ń gbàtí ọmọ ti lọ kàwé àwọn nǹkankan tí ó sì mú wà wọn ó ti wọnú wà wọn wọ́n ni wàláhì boko haramu in tó bá lè sọmọ dàbá ìyànà àwọn tó jẹ́ pé wọ́n tréní wà ká mọ́ bàbá wa gbọ́ ọ̀lẹ́bùs bàbá tó bíyàn tó o kò sóòtọ́ bàbá tó bí wọ́n tí ní àwọn kówó wà ń bí káwọn mọ́ sí láì fún bàbá wọn pé ah dádì ẹ̀wà wọ́gbà mú lọ́wọ́ subhanallah kò ní mọ́ lọ̀rọ̀ sọ́nà bí owó wà ní àfi ní ah in tó lè sọmọ dàbáyì tí ò fi wá mẹ́nu àlàmà wallahi boko haram ìní wa o in an ila basharun na kí la fẹ́ gbọ́lẹ̀nù yínà ẹlòmí lè máa ṣe w'asi mú ti ẹ̀wòrò pé èyàn gidi ní ṣe ìjẹsà ń ṣe ó ní a máa wọ́n bá wà sọ pé kẹmáwò mi ó kẹmáwò mi ó sẹ́ntí sọ̀rọ̀ ọlọ́ntà gbogbo àwọn ìyàwó adójúkọ́yìn wọ́n kọ́yìn ó sì wọ́n máa wò ní wí o ẹ máa wò mí lọ́fẹ́ o ní kẹ wò mí o sẹ́ndí ọba wá sọ̀rọ̀ wọ́n mọ̀ sí ẹ̀yẹ in antum ila basharun mithluna ayé tipẹ́tipẹ́ ni tó bá jẹ́ pé ẹni tí ń bá wọn sọ̀rọ̀ ọlọ́run kéré sí wọn lọ́jọ́ orí wọ́n fi ọ̀rọ̀ tí ń sọ ọ́lẹ̀ wọ́n bọ̀ bí ọjọ́ orí rẹ̀ ẹ̀tí ẹ̀wà o gbọ́nà iná tí wọ́n lábáṣọ mítùnà tí a fi ń dáhùn níjọ́ fìnánà iná ní ń na àwọn ìyẹ̀dì sí wà máa anzala ar-rahmanu min ẹwà wà sírí tọ́lọ̀wọ̀ bá fi síbi ọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn tí a ń sọ̀rọ̀ wọn máa máa ní in tí a ń sọ yé wọn wọ́n sì ti gbọ́ àwọn ànàbí ọlọ́wọ̀ báyé wọ́n wá dáhùn wípé wọ́n anzala Allahu wọ́n ní wà máa anzala rahman wọ́n wá dọ́lọ mọ̀pọ̀ bó ń kẹni wọ́n lọ bó ń kẹni kọsọ́ kẹkẹlẹ̀ fún yí nítorí pé ọlọ́mọ̀mọ̀ ti sí wọn lẹ́nu báhùn láti fi lè jẹ́ kí ẹ̀rí odó ní a lórí pé ẹ mọ̀pọ̀ bó ń kẹni ní ni sálàyé rán mé kéńsẹ́ sáà mọ́lọ́n ni ọ̀rẹ́ tí ó gbé ìbòsẹ́ sáà wà mọ́lọ́n ni ọ̀rọ̀ mọ́ kóńsẹ́ sáà wà mọ́lọ́n irú tí wọ́n máa sọ in antum illa takdhibun àṣẹ̀wáṣẹ̀yìnbọ̀ oòrọ̀ ni àwọn nàbí wọn ni àwọn èso ń rọ̀ wọ́n sì jú ọlọ́run ọba wa tí ń rẹwà tó rán wa tó ní wákẹ́ gbogbo nǹkan tí rí gbogbo nǹkan ọmọ pé òun lò rán wa sí ṣùgbọ́n wà máa àlẹ́yìnà ìlàlìbàlágùn mọ̀bín kò sí nǹkan tọ́lọ́run ọba tọ́làbù ẹn tó bá ní ọwọ́ oní aṣọ ẹmbàsì báyìí iná ọlọ́ni ọwọ́ awaka nínà o ibi wà alìjẹ́nà in tó tàbí báyìí alìjẹ́nà ni ọwọ́ awaka alìjẹ́nà o ọba náà bẹ̀lù níjọ́ náà lọ àwọn àjòyè orúkà wọn kan kànkẹ́ rẹ̀ ń sọ bẹ́ẹ̀ sí ríkẹ́ rẹ̀ ẹ̀lá gidi ibú ọ̀dá wà máa àlẹ́iná illa al-balagul mubin tọ́lọ́n tó ní a máa sọ fún yíò o náà láàmà rámánu ẹ máa sí lọ́wọ́ bá yìí lónìí kasoso ẹ má pàǹkà pọ̀ máa àwọn ànábì wọ́n gbọ́ gbogbo táwọn èèyàn fi dáa ló wọ́n sì ń táwọn èèyàn pátáwọn èèyàn wọ́n dáhùn qalu inna tatayyarna bikum tasha'amna bikum ẹ̀tì ẹ̀dùnà wọ́n bá pàndà gbogbo ẹ̀yìn ọlọ́ni a máa ṣe kíníkà ẹ̀yìn kan lọ́wọ́ bá gẹ́ ẹ̀yìn ká máa bọ́gí ẹ̀yìn ká máa bọ́kọ̀ ẹ̀yìn ká máa sógun o ká máa ṣe kíníkà ká máa pèsò o ká máa bọ̀rọ̀ gbá o ká máa bọ̀ àwó ká máa ṣe gangan àti kíyèsí láti gbẹ̀ẹ̀ ti dé tẹ́ẹ̀ tí ń sọ kóbòkóbò tẹ́ ń sọ yìí ojú ọ̀rọ̀ dédé mọ́ jàmáà báyé bá rí bá ń tipẹ́tipẹ́ wọ́n ń tún kùn náà ni ayé ti rí bá ń pàyànpàyàn ma kéèkéé ẹgbà mí ẹmà fẹ́ pa mí ooo tí gbogbo ẹmà pò lórí burúkú ni yóò sì fi ẹwọ mí ẹwọ dáwọn lórí burúkú fẹ́ sọ méjà èmi olórí ire qalu inna na bikum wọn ni yìí àti kíèsí láti gbẹ̀ẹ́ ti bẹ̀rẹ̀ pé ọlọ́wọ́n bá kẹtù ní ẹmá sí ó kìrí kankan kọjá ojú inna ìsìn ní ń fà àtàtọ̀yọ̀rùn àbíkùn Rebeka ti a pa ẹ̀yìn alùsùn lẹ́ndì rẹ̀ ebi ń sọ àwọn èèyàn ń gbọ́ ẹ̀kí rùgbọ̀n ìlàgbọ̀n ẹ̀rì sókò tó wọn ẹ̀tì ẹ̀lọ wúlé haúsá bá haúsá bá john rẹ́dì alùsùn na náà ẹ̀yìn alùsùn wọ́n wà máa déidánù wọn ti pẹ́tipẹ́nu ọlọ́n ni in tí wọ́n wí sáwọn ànábì wọn rí wọ́n ní gbogbo kẹtọ́ ẹ̀kọ́ ma wá láti sánmà láti bẹ̀ẹ̀ ti dé láti rí kẹmọ́ ẹ̀jẹ́ abọ́ ọ̀ṣun bóòlò jò ó ti rọ̀ ẹ̀jẹ́ abọ́ Ṣàngó bóòlò àró bá ń sọ bá ń fa àrẹ́bí la in lam tantahu ẹwà mọ̀lọ́ àti stimiti tẹ́ bà dáa lè dáwà tẹ́ǹsì tẹ́ǹ sọ pé ọ̀kan sọ ọlọ́run ẹ̀kìríkà kọ sáso tẹ́ bà dáa lè ìtọ́lọ́mọ̀ fẹ́rẹ̀ ẹmọ́ mutí mọ́ ẹmọ́ sí ìdìnà mọ́ ẹgbẹ́kùn ẹmọ́ bàjá ẹmọ́ sí nkankan wọ́wọ́ sásun tẹ́ bà dáa lè lanarjumannakum afáàmù mùjáìdì in tí wọ́n wà ló ọlọ́run wá parẹ́ àálẹ̀ yẹn ni afọ́ ọmọdé ìdùn ṣásímù nìyẹn a sọ̀rọ̀ sí títítítí tẹ́ẹ̀fì lọ rí ìbínúkú nǹkan ní títò nǹkan ẹ̀yìn lápẹ́ mbẹ́ndìẹ̀ àwọn olórí ibú tó ní ó alùsúnà ní ó ẹgbà wá ó báyìí

débi pé tẹ́ bá ti fẹ́ bóòdé lé báyìí ẹkùn pẹ̀lá ṣòkòtò ìwà òkè ṣe kò lóòkè jùsá torí àwọn olóòrò ṣe ẹbá ń wòrá dẹ́ dákùn kọmọ́jẹ̀ kó tún lóòkè jù bẹ́ẹ̀ sì máa ṣe rù a ṣe débi pé ibi ẹbá ti in ti an sanda ne lanarjumannakum ay bil hijaro àti ń dá òkú jọ a sì ti ní tẹ́mù ta fín tẹ́ bá ti é jáwọn tẹ́mù sọ yìí alẹ́yìn ló kópa ní yàtọ̀ fún yùn wala yamassannakum minna adabun alim ìyàtẹ́ ìgọ́ ma àwọn ànábì wọ́n bá ní à kọlù tọ́ ìrùkùn máàkùn gbogbo tí ń ṣe yìí isi ọwọ́ yìí mi in ta ń sọ pé kẹ́ẹ̀ẹ́sẹ kẹ́ẹ̀fì yọba dẹ́dà ní tẹ́ẹ̀ẹ́sẹ ìlọ́pọ̀ wà láàfin ó sì wá jẹ́ pàwà lẹ́ẹ̀tọ̀ wà dà lé lórí tọ́ ó lẹ̀sẹ̀

Hmm. ṣe ń jẹka ní yìí máa lánú afẹ́fẹ́ ọmọ èké sọ bá mú mari bọ́rọ̀ yìí sí rínú àwọn annabi wọn wà dáadì tó ní bí ẹ̀sẹ̀ alẹ̀ mọ́ wọn tó èyí tí a ni pé wọn ọ̀kọ́jú ẹnu àlọ́ ọlọ́run ọlọ́run ni wàjáà min aqsal madina rajulun allahu akbar yas'a qala ya qawmi ittabi'u al-mursalin ìlú ìkànnà ni wàjáà min aqsal madina ọkùnrin kan bẹ aráàlú ilé ibi tí ń gbé apákan ní òsì ìlú nígbàtàwà nàbí dé ṣùgbọ́n tọ́nà ń sọ fà ní pé bí ti ń gbé etí ìlú kápé iwájú ìlú níbi ọ̀nà tọwọ́ lùpọ̀ ṣùgbọ́n bí ìlú lọ pín sí lọ́nlọ́un olùlọkùnrin yìí ń gbé jàmá ọlọ́run wá ṣùgbó kọ rẹ̀ Habibu ìní àpò kọ rẹ̀ annajara habibu èèyàn dáadáa ni ó nífẹ̀ẹ́ ọlọ́run pípọ̀ níbi tó dáadé ọlọ́run padà wó kan wọ́bí astra ilé judan ọdẹ́tẹ̀ ẹ̀tẹ́ náà lọ́fà tí ò fi máa gbá ní ìlú ti fi lọ gbé tí ìlú ẹwà wé mọ́lọ́n ti ń bẹ pẹ̀lú àbíbù wà kí á náà yàtà sọ́dákù Di nísfì kásìbì yìí in tó bá rí lóòjọ́ lérè yóò dá méjì yóò fi ìdákẹsẹ̀ sàárà ìdákejì ni ó mú lọ lé fúyàwó àtọmọ tí ọ́nà àwọn oníyàn wá ń gbà lọ́wọ́ rẹ̀ àwọn aráàlú náà ni ó ẹ máa wo tí wọ́n fi sán fún padà jama'a mọ́mọ́ ń sọ fọ́lọ̀ ọba mi ní kọ̀rọ̀ àti gbangba gbogbo ẹn tó fi mí ṣe sábà bí oríire fún láyé mẹ́jì ò sínú ẹ̀mí mi pé yọ sànjọ́ mẹ́jì rùn <laughs> èyàn fẹ́ sílẹ̀kùn ẹ̀fún fún rẹ̀ nù tó bá ti ń ṣe dáadáa sí ìyàn yọ wà wà lẹ́mẹ̀rẹ̀ pé ah ìfún ọ̀rọ̀ mọ́ múra sí mọ̀hànbí tí ó ti sọ fún mi padà ọba ah èyàn ti fẹ́ẹ̀lì ìgbàtẹ̀ bá rí tí wọ́n se fún àbíbù yàmà lọ́bàdé ìmá sí tààrà ó nífẹ̀ẹ́ ara ilé ó nífẹ̀ẹ́ ara oko ó wá nífẹ̀ẹ́ àwọn aráàlú ìpín ó nífẹ̀ẹ́ àwọn aráàlú ẹ̀ àwọn àfá àwọn onímọ̀rọ̀ tíbù ìlọmọnìyàn ẹlòmí ẹ̀mí ẹ̀ àtàrà lé ẹnìkan ẹlòmí ara ilé àti gbogbo ẹbí ẹ ẹlòmí ohun àti ìlú ẹ ẹlòmí ohun àti gbogbo ayé ìntọ́ fi tayọ gbogbo wa nù wà láàrẹ̀ lórí dúdú lórí funfun lórí ìgbẹ́lúra kò se kọwa ní ìyà àtẹ̀yẹ wọ́n fún lẹ́mọ̀ ní maka nílùú àwọn funfun tọ́lọ ti ní kó ti wù wọ́n kúnlẹ̀ ma wọ́n lè jáde ìsìláàmù ó tún padà lọ rẹ̀ ìjókòó nìkan Áfíríkà lọ wá tó náà ní Ethiopia wọ́n lè ṣẹ́ wọ́n lè ìsìláàmù lè kúlẹ̀ wọ́n lè lọ mọ́kàtà àwọn fẹ́ lọ pa ẹ̀yìn mẹ́rin ọ̀dá ẹ̀wà tún wọ́n tún Áfíríkà ní àtúnlọ ọlọ́ọ̀kùnrin ó tún Amẹ́ríkà ó tún lọ alhamdulillah ànábì sallallahu alaihi wasallam na wá tó ń sọ fún pé wẹni tó dé nígbàtí àbíbù dé kèése a fúnnàmùnà bí ìkàtí dé ní bá wọn ó fi ààrẹ tí ń se lẹ̀ ọwá bí aṣọ akẹwọ̀ bí ẹni pé nǹkan kò yi. mẹ́rin ní rìn díẹ̀ nípa níbo làwọn ànàbí ọ̀wà níbo ní ọwà lẹ́yìn táwọn èèyàn ọ̀fẹ́ rí wọ́n sì ń gba tọwọ́ rẹ̀ in tọ́ dáa lọ́dọ̀ rẹ̀ tó bá ti gbéra dáa kalẹ̀ tó bá lóun wọ́n wà bá jẹ́ ọba ni ẹwà lọ ají ọ̀fẹ́ wọ́n máa sáré bọ̀ bọ́bá nígbà náà láti sí nínú mi àbí àdámà ó ní gbogbo ẹni tó bá jẹ́ pé àléébù àwọn èèyàn ó ní máa tẹ́bà àti tí ó máa fọ́nká ẹni ìdìrò ó ní kòrò kèrè jẹ́ ní ibi àà wọ́n ní torí pé ọlálàtìjọ wọ́n tàlátìjọ rẹ̀ wọ́n lálàtìjọ rẹ̀ náà ní ìsì lẹ́yìn àwọn sọ 10 million naira bàtà 5 million ago 2 million ìlà 3 million ọgbọ́kọ̀ 48 million wá bó ṣe ń ṣe gbogbo tí ń ṣe èsì ò ní lọ́rẹ̀ in tẹ́ sí ọmọ wákìlì pé ṣékọ̀ wà ní ilé gbò gbòlègbò wọ́n lẹ́lẹ̀ orí yọ́ ma kú kí ọ̀rọ̀ kí ojú mọ́ fẹ́ fagbádá sí in nídìí ago yóò lè lọ bí ìka rẹ̀ yóò lọ bí àtẹ́lẹ́wọ̀ rẹ̀ só só ní ilé gbò ní in tẹ́ sí ọmọ wákìlì wọ́n mọ̀ wá sọ pé aṣọ 10 million oh, ẹlòmí wọ́n 50 million wá gọ́ọ̀n ọwá fèsì àwọn ẹ̀rẹ̀ ọwá ibi káàtì wá gọ́ọ̀nì ìtẹ́bìrù mọ́lá yẹsù alìkù àjẹ́rọ wọn ó ní ẹ̀dùn ẹ̀yìn ànẹ́bì síbẹ̀ ẹ̀sẹ̀ ń bá wọn sọ̀rọ̀ lọ́yìn tí ẹ máa tọrọ lọ́wọ́ wọn ẹ máa pẹ́ kí wọ́n wọn ó láwọn sọ bẹ́ẹ̀ fún wọn pébi táwọn ń pè yìí lọ bẹ́ẹ̀ gbọ́gan ẹ̀ lè sanwó oṣẹ́ fáwọn kéèyàn ọ̀dá lẹ́jẹ̀ náà lọ́la ah tẹwà fà tó jú ẹjẹ̀ náà fa ah, ẹjẹ̀ ìbálù tí mo rí ń bí ní tí mo bá bálù bí ma fún 10% jẹ́ ẹ̀ta ló ń tàn ìyẹn lọ fàtàwà ànàbí ọlọ́wọ̀ fi lè gbà gẹ́gẹ́rọ́wọ́ ẹ̀gẹ́gẹ́ torí ibi tí a ń pèpè lọ gbogbo ànàbí pátá wá máa sọ pé wọ́n máa sọ bẹ́ wọ́n máa sọ fáwọn èèyàn wípé láà àti alùpùpàlẹ̀ àjírọ̀ in àjírà ìlàlẹ̀ ìfàtọ́rọ̀ ni in àjírà àwọn òbílẹ̀ àlẹ́bí gbogbo àti pàtà ní máa wí àfàn méjì onìkan náà wùn ànàbí Ibrahim àti ànàbí Musa alayhi salatu wassalam kí ló sì fà nítorí pé ànàbí Ibrahim káàná awwalu da'awatihi fi bayti abi bàbá rẹ̀ ní kọ́kọ́ ń pè pé dáwà rẹ̀ ọ bẹ̀rẹ̀ bàbá rẹ̀ lọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ tí í ṣe wá pé bàbá mi láàrìjẹ náà tí ma wá pé hmm, ogójúmọ́ tí máa ń sọ láti ẹ̀kan hmm, ẹ̀tì kó oúnjẹ ti mí o láì à ìrẹ̀kẹ́ sórí búrú láti rẹ̀ ẹ̀tì kó oúnjẹ mí o bóò ní ṣe pé bàbá mi láàrìjẹ náà tí ma wá béèrè owó lọ́wọ́ wọn tó ní ọlá lórí rẹ̀ ẹ́ẹ̀ṣẹ̀ wá rẹ̀ ní dáatán lẹ́nì kí wá pè síbi dáadáa kí kọ́kọ́ wá máa bèèrè lọ́wọ́ yìí kàlá àwátá wá jẹ́ tààrà àká táwà nẹ́bì pé àná tó wá ń sọ́fà náà pé kò sí dáàbì lọ́wọ́ yìí lówó torí bí à ń pè yìí lọ ẹ̀ lè gbé pàṣẹ̀ntéjì lè kẹ́lẹ̀ fẹ́ fún aníládá kò dé ní ìtẹ́bù mọ́lá yìí sọ́lọ́kùn àjọ àwọn tí ń pè yìí àwọn ilé òní ẹmú kẹ̀kẹ́ wà wọ́n bá ti ń jẹ́ mo wá sọ̀rọ̀ wípé a ẹ mà kú oríire ò ẹ bá ìgbọ́rọ̀ ìdí wọ̀ ó mú ìtẹ̀lú Habibu dé ọ̀rọ̀ lẹ́nu àwọn ànábì rẹ̀ báwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ ọwọ́ akọ́kọ́ dojú kọ wọ́n pé ṣé wọ́n ọmọ yìí ìtẹ́bí yẹ èèyàn tẹ́ bá wa sọ̀rọ̀ 20,000 ìlówó lecture 150 ìlówó epo ìtẹ́bìrù mẹ́lá ìsẹ́kùn àjọ fún ọlọ́run ní ń bá wa sọ̀rọ̀ pé àṣẹ èèyàn ò lè dàgbọ́n bẹ́ẹ̀ sì ṣe dágọ̀ ìrẹ́gbẹ̀ẹ́ èèyàn lè dàgbọ́n wà ó mú tàdún àwọn tí ó ń pè yìí àwọn eléyìí rí náà ẹ̀ẹ̀rọ̀dún wọn ni ẹni ọ̀nà àwọn ilé òun ọ̀rànràn àwọn ilé èso lórí ibú èèyàn sọ fún yí pé bẹ́ẹ̀ bàjẹ́ èèyàn ẹjẹ́ èèyàn kọsọ́pọ̀ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ wọ́n sì ń fún lóye kẹ́ẹ́sẹ́ kó ti bọ́ọ̀ta o pé sẹ́ni tí mọ̀ sọ ń dọ́ sí wà láì mo ti kó jẹ́ o káàkiri pé ah ẹ̀mù

òun ló gbó wọn lẹ́pẹ̀ gbó wọn dáadáa kí náà fi ń bọ́ọ̀lù èèyàn lálàá kó ń dábọ́ lórí igi ata àbàbà ah! sọ̀rọ̀ náà but in the next five minutes ẹ̀rọ àkàdínà bàkan ẹ̀sẹ́ 50,000 bẹ́ẹ̀ àjírọ̀ ẹ̀rẹ̀ jẹ́ sígáàdì wọ́n mú mùtàdún àwọn àfáà súnà ẹmọ́dálé o wà lé àwọn tẹ́ ń pè ń tẹ́ ń sọ ti yé wọn o ó ti yé wọn èyí ti jèrè ó ti yé wọn kọwa yé wọn ẹwú púpọ̀ àwọn táwọn èèyàn sáré tẹ̀lé lẹ́yìn lẹ́nì tí ẹ bá wá bí ah, wọn pẹ́ sọ́rọ̀ ilẹ̀ pẹ̀lẹ́ ni olú èkó lórí rẹ̀ mẹ́wọ́ Habibu wa ń sọ fáwọn èèyàn rẹ̀ pé àwọn tó ẹ̀kẹ́ mìíràn tẹ̀lé ó làwọn tí wọ́n bá ti ń jẹ́ yìí wọ́n tẹ́lẹ̀kẹ́ mìíràn tẹ̀lé ó làwọn eléyìí wọ́n tí wọ́n fẹ́ bá ten million naira tí wọ́n bá fẹ́ máa há fún gbogbo wa gan níwá wá naira sọ́kárí wa tí wọ́n bà bá yàn bí ayé ẹwọ́ tó ẹ̀ tí wọ́n bà èmi náà sá gbà mẹ́ àbẹ́mẹ̀ ìsáyé ni ó gbà gúnrẹ̀ ni ó gbà sẹ́nìkan lè fẹ́ ó lè fẹ́wọ́ òbí ayé náà sẹ́nìkan sọ pé ẹgbẹ̀rẹ́ pè yí wà ó mú ìtàdó ẹwú àwọn ànábì ṣe ẹ̀rí pé ẹni ìmọ̀nà làwọn ilé ṣe ẹ̀rí báwọn ilé ìmọ̀nà ṣe ẹ̀rí pé ìmọ̀nà ọlọ́run ọba ọlọ́run olú àwọn ilé ìfún lẹ́mbàtẹ̀ láwọn ilé àbí ìbùwà ń sọ báwọn jama ọ̀pọ̀lọpọ̀ náà ó yé wọn bí ní láì tààrà fún ẹjọ́ mẹ́jọ a wà gbé láti bẹ̀ wọ́n máa lé yàrá àwọn ilẹ̀ ìtàtọ́rọ̀ ìṣàlọ́rọ̀ àmà káwàá wo kí ni ó gbẹ̀yìn fáwọn ará rẹ̀ torí pé ọba tó ní káàkiri bí ọ̀sọ̀ bá wọn náà ni mẹ́mbẹ̀dò ní o ọlọ́njọ́ méjì náà ni bẹ́ńlẹ̀ oríire orí ìbú àtẹni àtẹyìn méjì àti orí ìbú ọlọ́dà ní kàṣẹ rẹ̀ méjì èso ọ̀tán wà káfílọ̀ gbogbo náà káwà máa ọlọ́njọ́ mẹ́jẹ́ á fi iyọ̀ mẹ́jẹ́ á fi mọ̀kọ́ ohun mẹ́jẹ́ á dáyàrin sọ bí ara wa wọ́ládà ní kàṣẹ ọlọ́njọ́ ọlọ́ndákun dáìdáìlọ́lọ́ inṣàlá rahman jọmẹjọ bí tí a ti gbé kútù bá ọlọ́njọ́ jáde kọ́ bà ní ìbádà alhamdulillah alhamdulillah alladhi khalaqa as ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام إن الله سبحانه وتعالى أنزل الكتب وأرسل الرسل لئلا يكون للناس حجة على الله بعد الرسل ولذلك لما كذب أهل مكة رسول الله صلى الله عليه وسلم وآذوا وأعندوه أمره ربه سبحانه وتعالى تسلية لقلبه أن يضرب لهم مثل أصحاب القرية إذ جاءها المرسلون يا أيها محمد أرسلناك أنت وحدك إلى العالم كله وقد أرسلنا أكثر من رسول إلى قرية فقط فكذبوهما أرسل الله سبحانه وتعالى رسولين إلى آل أنطوكية على قول كثير من المفسرين فلما أرسل الله سبحانه وتعالى إليهم رسولين كذبوهما فلما كذبوهما وهددوهما بالعذاب وتواعدوهما بالعقاب عززهما الرحمن وأيدوهما وقواهما برسول ثالث فعذبناهما بثالث كلهم جميعا قالوا إنا إليكم مرسلون من قبل ربكم لتفردوا بالعبادة ولتوحدوا ولتعبدوا ولا تشركوا به شيئا فلما جاءوهم رسلهم ودعوا إلى الله سبحانه وتعالى وما جوابهم قالوا إن أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن شيء إن أنتم إلا تكذبون وهذه سنة الأمم من قبلهم قالوا أنؤمن لبشرين مثلنا وفي آية ولئن أطعتم بشرا مثلكم إنكم إذا لخاسرون وفي آية ذلك بأنه كانت تأتي رسلهم بالبينات وما منع الناس أن يؤمنوا بجاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا قالوا إن أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء من هذا تشاءموا برسلهم بقولهم إنا تطيرنا بهم وهددوهم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم فتجاوب معهم رسل بقولهم فقالوا إنما طائركم طائركم معكم طائركم معكم فإن ذكرتم إلى أن قالوا إنكم لمسلمون قد تجاوزتم الحج والله سبحانه وتعالى عليم غير اهتدوا في كانوا كانوا مهتدين فيما يدعون إليه وهم بإذن الله هادون إلى الله سبحانه وتعالى غيرهم هؤلاء ليسوا بفسقة وليسوا بكذبة بل هؤلاء من عباد الله الصالحين بل هم من صفوة بني آدم هؤلاء القوم توجه واجأهم موسى بهذا الكلام وزجرهم لكنهم لم ينزجروا ونصعهم ولم يبتعدوا ونبأهم ولم ينتبهوا إلى آخر قصتهم التي سنستمر بها إن شاء الله في القصه القادمة إن كان في الأمور البقية ونسأل الله تعالى أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم ربنا أعز الإسلام والمسلمين ودمر أعداءك ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون يا الذين يلونهم من الكفار وليجدوا فيكم غيظة واعلموا سمع الله لمن حمده فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم